praise the name of the Lord. Bless the Lord, O my soul. And all that is within me. Bless his holy name. Bless the Lord, O my soul. And forget not all his benefits. We want to thank the Lord for his goodness. And for all the things that the Lord has been doing for every one of us. We return all the glory to Him. Adá To God be the glory. We also want to appreciate our daddy in the Lord. For the opportunity to serve. Praise the name of the Lord. This morning. We welcome every one of us to Eagle Hour Sunday. And we are trusting God. That the Lord will bless us in Jesus' name. We have some few questions before us. And as we answer them. The Lord will minister to us in Jesus' name. The first question is like this. I want to work. But my father is stopping me. Àwọn tí wọ́n ń béèrè pé ǹjẹ́ lè lọ yọ ṣiṣẹ́ lẹ́yìn bàbá wọn mọ̀. The lady is asking, can I do the work at the back of my father? Arábìnrin náà bí wọ́n lè rí pé ǹjẹ́ lè lọ yọ ṣiṣẹ́ náà lọ́la ìtọ́ fún bàbá wọn. She said, I'm good in baking and frying. Ọmọ kan sọ wípé àwọn mọ̀ nípa bí a ṣe ń dín àkàrà òyìnbó, bí a ṣe ń dín nǹkan. Now the answer is this. Ìdáhùn rẹ̀ wípé. It is quite impressive that um, you want to help members of your family. But also you will need to be patient and obey your parents. The Bible says children obey your parents in the Lord. This is the first commandment with promise. Eléyìí Ephesians chapter six verse one to three. Ìrẹsẹ̀ tó ń kiri ẹsẹ̀ kìíní sí The Bible says so that can be so that can be well with you. Number two. Anytime you want something from your parents. before talking to your father. and um, it is also important that we should know as young people. that our education is is key. Our education is key. Gbígba Make sure and try your best to have education. The Bible says it the king's heart is in the is in the hand of the Lord. As rivers of water. Gẹ́gẹ́ bí omi tí à He called it whithersoever he will. And as parents. Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí òbí. We should ensure that we provide for our family. Especially the fathers. The Bible says. Ṣé a kọ́ ti máa ní owó gbà wọlé? How to save money. Bí wọ́n ti ń tọ́jú owó. How to invest and spend wisely. Bí a ti ń fi owó lé ìdókòwò kan àti bí a ti ń fi ọgbọ́n lọ́wọ́. You also know three. Ṣé a ti mọ ilé ìdájọ́? There are good moral values. Iṣẹ́ ti kọ́ni lẹ́kọ̀ọ́ ilé. Are not taught in school. Hmm? A kì í kọ́ni ní ilé ìwé. And definitely not on the street. Bákan náà kì í ṣe lójú òpópónà. They are not taught in school and it's not taught on the street. We need to teach our children good moral values. And we must be positive about our children. No matter what they do. We must be positive. We must believe in them. So that they can achieve whatever good things they, they set their heart or mind to achieve. Tí wọ́n lè ṣàṣeyọrí lórí ohun They will succeed in Jesus' name. Wọ́n The next question goes like this. I'm a widow. With three children. Pẹ̀lú ọmọ mẹ́ta. Before my husband died. Ó tẹ̀ dípẹ́ ọkọ wọn ṣaláìsí. Both of us had begun to build a house. Àwọn ọmọ ìṣèjì ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé kan. But we could not complete it. Báwọn kò lè parí rẹ̀. Also we have about three plots of land. Wọ́n tún lé ẹ̀ka ilẹ̀ mẹ́ta. With titles documents. Pẹ̀lú àwọn ìwé ilẹ̀ náà. At this moment. Ní báyìí bá ti ń sàwọ̀nyí. My personal income. Owó tí ń wọlé fún wọn. Can possibly take care of my home. I'm worried. I'm worried. And I have been advised to sell the uncompleted house. Wọ́n sì ti wá sọ fún ọ wípé kí wọ́n lọ ta ilé tí wọ́n We currently live in a rented apartment. Ilé tí wọ́n sanwó rẹ̀ ni wọ́n gbé báyìí. Though I can still pay the rent. Ó tilẹ̀ jẹ́ pé wọ́n lè sanwó ilé yìí. But I'm worried because I am not getting younger. Mo fowó lọ ní nítorí pé wọn kò kéré sí mọ́. What should I do? Kí ni ohun tí wọ́n lè ṣe? Igulawa please help me. Ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń bójú pé àsìkò ìjì ẹ ràn mí lọ́wọ́. Praise God. Ẹ̀ṣẹ̀ hallelujah. One of the basic needs of man. Ohun tó ṣe ojúlówó tí a gbogbo ènìyàn nílò. Is shelter. Òun ni ààbò. And if Jesus tarries. Tí Ọlọ́run bá sì fájú bọ̀rọ̀ sẹ́yìn. We will all get old. Gbogbo wa la ó dàgbà. And as we all approach old age. Ìbò wa sì ti súnmọ́ àgbà dídàgbà. Advisable. À ń gbà wá níyànjú. That we live in our own house. Ṣé tí a máa gbé ilé tí a fi owó ara wa kọ́? Now the thing is this. Nǹkan tí àwọn sọ nípa rẹ̀ lélẹ́yìí it is much better to complete the uncompleted building. Ó dára láti parí ilé tí ẹ̀ ń kọ́ lọ lọ́wọ́. Don't sell the uncompleted building. Ẹ má tà o. Don't sell it. Ẹ má tà It is easier and cheaper to complete that one that you have start you have started already. Ó rọrùn ó sì lẹ́tọ̀ọ́ kí ẹ parí èyí tẹ́ ti bẹ̀rẹ̀ yìí. If you must sell anything. Tó bá yẹ kí ẹ fẹ́ ta ohunkóhun. Sell the vacant plot. Ẹ lọ ta ilẹ̀ tí ẹ̀ sì kàn kankan lé lórí. And with utmost discipline. Pẹ̀lú ohun With utmost discipline. Pẹ̀lú títí e èsì ara ẹni. Use the money. Ẹ e lo owó yìí. To complete your building. Láti parí ilé tí ń e lọ. Please. Ẹ jọ̀wọ́. Not this general rule. Ẹ ẹ mọ̀ nípa òfin tí gbogbogbò yìí. If you are going to start a building, your first house. Tẹ́ kọ́kọ́ kọ ilé àkọ́kọ́ yín. It is advisable. À ń gbani níyànjú. To make sure that that house also can generate income for you. Ṣé a rí dájú pé ilé náà ó sì lè pa owó wọlé fún wa? If the original design. Tó bá jẹ́ pé bí a ti ṣe kọ́ sílẹ̀. Is only your family to occupy. Ó ní pé ó kéjọ ilé ìgbé fún tìrẹ àti ìdílé rẹ nìkan. Please Take the effort to change the design if you can. So that you can generate income from it. Praise the name of the Lord. The last question is this. I have been a regular audience of Igulawa meeting. Mo jẹ́ ẹni tó máa ń wá sí ìpàdé wákàtí ìdì nígbà gbogbo. Since inception. Láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀. In fact, I always look forward to every monthly program. Lóòtítọ́ nígbà gbogbo ni mo máa fojú sọ́nà fún ètò yìí To be honest. Láti sọ òótọ́ tààrà. Most of the questions answered thus far have impacted my life positively. Gbogbo àwọn ìbéèrè tí wọ́n ti dáhùn ó ti ní ṣe lórí ayé mi ní ọ̀nà tó dára. God bless the team. Ọlọ́run á bùkún fún àwọn ikọ̀ yìí. Personally, I have been battling with a challenge of being of being able to cater for my household. Fún ara mi, As a father. Gẹ́gẹ́ The challenge started when I resigned unprepared from a very good employment. Ìpèníjà yìí ṣẹlẹ̀ nígbà tí mo fi ìwé sílẹ̀ láti ṣiṣẹ́ sílẹ̀ Even my employer never wanted to accept my resignation. Àwọn tí mò ń bá ṣiṣẹ́ papọ̀ àwọn kò fẹ́ gba ìwé ìkọ̀sílẹ̀ yìí. Ẹ That moment Ever since that moment in my life. Láti ìgbà yìí lọ nínú ayé arákùnrin náà. About five years ago. Láti bí ọdún márùn sẹ́yìn báyìí. I have invested into several business to make ends meet. Ọ̀pọ̀lọpọ̀ òwò ni wọ́n ti kó wọlé lórí láti lè rí ohun tí wọ́n yóò láti lè rí èrè lórí rẹ̀. Unfortunately. Ṣùgbọ́n ó ṣẹlẹ̀ láàánú. All those businesses have not been successful. Ó àwọn okòwò yìí kò ṣe dáradára. My questions are as follows. Àwọn ìbéèrè mi lélẹ́yìí. Number one. Àkọ́kọ́. Have I made a mistake in resigning my job and venturing into entrepreneurship? Ǹjẹ́ àṣìṣe ni wípé mo fi ìwé kọ iṣẹ́ sílẹ̀ pé mo sì fẹ́ dá iṣẹ́ ara mi sílẹ̀ àṣìṣe ni bí? Can everyone be a good entrepreneur? Ǹjẹ́ gbogbo ènìyàn ló lè mójútó iṣẹ́ ti ara rẹ̀ bí dáadáa? Is entrepreneurship worth the impending risk? Nínú iṣẹ́ tara ẹni, ǹjẹ́ How can I survive? How can I survive this business world that is usually full of lies and sinful acts? Báwo ni mo ṣe lè ṣàṣeyọrí nínú ayé òwò yìí tó kún fún irọ́ pípa àti èké? The first question. Ìbéèrè àkọ́kọ́. Have I made a mistake? God is a God of new beginnings. Ọlọ́run ìbẹ̀rẹ̀ ọ̀tun lọ́lọ́run wá. And the Bible says, remember not the former things. Bíbélì sọ pé ká máa àwọn àti sọ́mọ̀. But know that we do a new thing. Ṣé kí ẹ kí èsì Ọlọ́run yóò ṣe wọ̀n tán? But please listen to this. Ìgbọ́n ìjọ̀wọ́ ẹ tẹ́tí gbọ́ eléyìí. Don't ever. Ẹ má ṣe. Resign from your job. Iṣẹ́ tẹ̀ ṣe sílẹ̀. Without adequate preparation. Lálá ìpèsè sílẹ̀ dáradára fún un. I remember a brother. Mo rántí arákùnrin kan in in 2000 and 2008. Um, yeah, this is 2008. The brother had it had us that we are doing a program. And the program was titled Making Money While Sleeping. He was the one that gave the testimony. Òun gan ló ṣe ìjẹ́rìí. He said it was the Capcom that attracted him to that program. Ó ní àkórí ẹ̀sùn yìí gan ló pè òun wá sí ilé ètò náà. He said what how, how beautiful is it gonna be? Báwo ni ó ti dára tó? For me to make money while I'm sleeping. Ṣé máa pawó wọlé nígbà tí máa ń sùn lórí ìdùnnú? And the brother said this. Arákùnrin náà sì wí pé. He said I got into that program. Mo wá sílé ètò náà. And I listened to what they said. Mo sì tẹ́tí gbọ́n gbogbo tí wọ́n wí. Between two thousand and eight and two thousand and eighteen. Láàárín ọdún two thousand and eight sí ọdún two thousand and eighteen. The brother prepared to leave his paid employment. Arákùnrin ó ń pèsè ara rẹ̀ sílẹ̀ láti fi iṣẹ́ tí ó ti ń gbowó oṣù lórí sílẹ̀. He was a banker. And as he was working in the bank, he was doing and trying putting his hand into so many other things. Bó ṣe There are things he failed. Ọ̀pọ̀lọpọ̀ mìíràn There are things he did, he succeeded. But in 2018. He called his boss. Ó pe ọ̀gá ẹ̀. And tender his resignation. Ó sì sì wé láti jíṣẹ́ sílẹ̀ ní wọn lọ́wọ́. As the head of the department in a bank. Gẹ́gẹ́ bí ọ̀gá ẹ̀ka kan nínú ilé ìfowópamọ́ náà. He waited for almost ten years. Ó dúró fún bí ọdún mẹ́wàá gbáko. Preparing for his own thing. Láti lè múra sílẹ̀ fún iṣẹ́ tirẹ̀. The brother is in front now. Arákùnrin wà níwájú níbí báyìí. When people are afraid to leave a job. Nígbà tí ẹ̀rù bá bá àwọn èèyàn láti dúpẹ́ kan sílẹ̀. He is writing a letter of resignation. Àwọn ń kọ ìwé láti ṣiṣẹ́ sílẹ̀ ní. That is how to prepare. Báyìí la ṣe lè múra sílẹ̀. Wisdom is profitable to direct in all things. Ọgbọ́n ó ṣe pàtàkì láti dá sọ̀rọ̀ sọ̀rọ̀ láti sọ ògbó. is now one of the leaders there. Àwọn pàápàá wọ́n jẹ́ àkọlẹ́ àwọn adarí. That is how to prepare. Báyìí gan ló ṣe yẹ kí èèyàn pèsè ara ẹ̀ sílẹ̀. There is one wise man that said something. Ènìyàn lọ́gbọ́n kan ó sọ̀rọ̀ kan. He said if you want to work hard. pé tẹ bá fẹ́ ṣiṣẹ́ takuntakun. If you want to work. Tẹ bá fẹ́ tẹ bá fẹ́ rìn yìí kankan. If you want to work far. Tẹ bá fẹ́ rìn kankan. He said work alone. Máa dárìn. But if you want to work far. Mo bá fẹ́ rìn jìnnà rere rere. He said work with people. Máa bá ènìyàn rìn. Many of us are working alone. Ọ̀pọ̀lọpọ̀ wa ni à ń dárìn. We are not working together. A kò jùmọ̀ báwo ènìyàn rìn. Many people here have received a bulletin business fellowship. Ọ̀pọ̀lọpọ̀ ló ti gba ìwé pélébé tí a pè ní ìpàdé àwọn oníṣòwò. You never bother. Ẹ kò ẹ kò gbìyànjú. The Lord is telling you. Ọlọ́run sọ fún wa. Don't walk alone. Má ṣe dárìn. Walk with people. Máa báwọn ènìyàn rìn. We might not be able to finish this question today. A lè má lè parí ìbéèrè yìí lónìí. But I want to tell the brother that has written this. Wọ́n mo fẹ́ fi sọ arákùnrin tó kọ ìwé ìsí And next week we will um, finish it up. Ẹni òṣìṣẹ́ ń bọ̀ á parí rẹ̀. If you want to leave state employment. Ẹ fẹ́ fi ṣẹ́ ṣẹ́dí gbowó lé And go into entrepreneurship. Ẹ fẹ́ da iṣẹ́ ara ẹni sílẹ̀. You must get proper training. Ẹ gbọ́dọ̀ gba ìdánilẹ́kọ̀ọ́ tó pé. Exposure is important. Ṣé kí ènìyàn mọ tí ó fẹ́ ṣe dáradára? And as you do this, the Lord will help you. Ìṣẹ̀lẹ̀ Ọlọ́run á ràn lọ́wọ́. You don't have so much time. A kò ní ọ̀pọ̀lọpọ̀ àkókò. We continue next week. Thank you and God bless you. Tó ń bọ̀ náà wá bùkún fún yín. Praise the Lord. Hallelujah. Um, this morning, I have two questions here. Ní òwúrọ̀ yìí, mo ní ìbéèrè And I'm going to read the first two together. Wọ́n sì ka èyí méjì àkọ́kọ́ papọ̀. Ma, I have a beauty spa. Is this bad to rejuvenate the skin? That's the first question. The second one says, as a fallout of your last edition, of Igula program, it was mentioned that it is not good to be a makeup artist. Since that day, I've been confused because I run a makeup outfit which caters for believers, especially on their wedding days, birthdays, etc. Should I close shop ẹni yìí bẹ̀rẹ̀ ìbéèrè yìí pé ó ní àwọn ní ilé iṣẹ́ níbi tí ara ara ènìyàn ṣe ọwọ́ ní ìjọba dára láti ní irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ èyí ìbéèrè kejì ó sì lọ báyìí wọ́n ní a ṣe kẹ́yìn wọ́n sọ nípa ilé iṣẹ́ tí wọ́n ti ń tún àwọ̀ ara àwọn èèyàn ṣe wọ́n ní láti ìgbà yìí ni ìdàrúpàdà ti mú àwọn nípa orúfẹ́ ìbéèrè yìí wọ́n á fẹ́ kí a sọ̀rọ̀ lé e lórí. Programs that our sisters are referring to. Nínú ètò tí arábìnrin wa ń tọ́ka sí yìí. We said that the Bible is the standard for us as children of God. Àwọn ìpè bíbélì gan ni àgbékalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. If we look at the Bible. Bí a bá wo bíbélì. In many instances. Ní ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ. When the Pharisees complained about our Lord Jesus Christ. Nígbà tí àwọn Pharisee tí wọ́n sọ̀rọ̀ nípa Jésù Kristo Olúwa wa. For either dining with sinners. Bóyá pé ó ń bá àwọn ẹlẹ́sẹ̀ jẹ papọ̀. Or healing on the Sabbath day. Tàbí bí ó tilẹ̀ ń womi sàn ní ọjọ́ ìsinmi. It took time to explain. Ó wá lo àkókò rẹ̀ láti ṣe àlàyé. This was what we did last month. Tó ṣe pé ohun tí a mẹ́nubà ní ọ̀sẹ̀ oṣù tó kọjá rèé. But when his disciples started repeating the same complaint. Àmọ́ nígbà tí àwọn ọmọ lẹ́yìn tí wọ́n ń tẹnu mọ́ ọ̀rọ̀ àwáwí yìí kan náà. In the book of Matthew chapter nine. Nínú ìwé Matthew orí ìkẹsàn-án. He had an answer for them. Ó wá ní ìdáhùn fún wọn. And I read his answer in Matthew nine thirteen a. Wọ́n ti ka ìdáhùn rẹ̀ nínú ìwé Mátí orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlẹ̀ kẹtàlá. Jesus said, Jésù wípé, But go ye and learn. Ó ní ṣùgbọ́n ẹ lọ ẹ sì kọ́. The Bible is our standard. Bíbélì jẹ́ àgbékalẹ̀ wa. Look in the Bible and you have all the answers. Ẹ wo Bíbélì ẹ ó sì rí gbogbo ìdáhùn. Praise the Lord. Ẹ hallelujah. Another question here says, Ìbéèrè mìíràn ní ìwí pé, I do not know what to invest in. Ó ní ẹni yìí sọ pé òun kò mọ ohun tó máa dókòwò lé lórí. I had to put my money in a fixed deposit account. Ó wá ní láti fi owó wọn sí ilé ìfowópamọ́sí kan tó wọ́pọ̀ tó wọ́pọ̀ wà níbẹ̀ ṣá. Because I am afraid of losing money. Nítorí ẹ̀rù ń ba ẹni yìí láti dókòwò. It is a wonderful thing that you have saved your money instead of spending it. Ohun ìyanu ni wípé ẹ̀ owó yín pamọ́ dépò pé kí ẹ máa ná. However, àmọ́ ṣá. Saving money in a fixed account. Fífi owó pamọ́ sí ilé ìfowópamọ́sí tí ọ̀hún máa fọwọ́ kàn. Cannot multiply your money the way an investment will. Kò lè jẹ́ kí owó yín di púpọ̀ níbi ìṣẹ́ bá fi ṣe òwò. The major secret and the major secret and multiply your money. Àṣírí eléyìí tó jẹ́ gbòógì láti lè jẹ́ kí owó ẹni di púpọ̀ sí i. is by investing. Òun ni nípa dídókòwò. This is because the rate of inflation, the percentage rate of inflation. Èyí ni wípé ìdí bí àwọn nǹkan ti ń lọ sókè báyìí. Will always be higher than the percentage interest you will get on your fixed deposit. Ó máa máa pọ̀ sí ju àwọn èrè tẹ máa ń tẹ bá fi owó ní sílẹ̀ ìfowópamọ́ sílẹ̀ ìwádìí rẹ̀ lọ. Of course, nobody likes losing money. Ó tilẹ̀ dára kò sí ẹni tó fẹ́ràn láti máa pàdánù owó rẹ̀. But you should not let the fear of losing money stop you from making wise business decisions. Ṣùgbọ́n ẹ kò gbọdọ̀ jẹ́ kí ẹ̀rù pípàdánù owó kó wá sí yín lọ́wọ́ láti lè gbé ìgbésẹ̀ láti máa dókòwò. The Bible says God has not given us the spirit of fear but of power, love and of a sound mind. Ṣé ni wípé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ẹ̀rù tí kò sí ẹ̀mí ọgbọ́n àti ọkàn tí ó lè kóró? So all you need to do is to make use of the capability of the sound mind that God has given us. Òun ṣe wá nílò láti ṣe ni kí ẹ lo ipá ọkàn tó lè kóró ìṣe Ọlọ́run ti fún wa. The question we might want to ask is how do you develop your sound mind? Ìbéèrè ṣe wá lè fẹ́ bẹ̀rẹ̀ wípé báwo gan ni ènìyàn lè jẹ́ kí ọkàn tó lè kóró rẹ̀ tó lọ sókè sí i. Always think positive thoughts that you can do it. Ẹ máa ní èrò rẹ wípé ẹ lè ṣe Seek knowledge. Ẹ̀wọ̀n ọgbọ́n. Like the business guys, when our leader was talking about you receiving the blessing and not taking action, there is a lot you can learn from there. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti sọ fún wa nípa gbígbé àwọn ìwé tí máa ń fún wọn lóṣooṣù tí èèyàn kì í gbé ìgbésẹ̀ nípa rẹ̀. Ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ kan wà tí a lè nípa rẹ̀. Be an avid reader of the word of God. Ẹ jẹ́ ẹni tí ọ̀rọ̀ ọ̀rọ̀ náà tó ti fara kún fún. The Bible is the number one business manual you need to succeed. Bíbélì jẹ́ ìwé òkòwò àkọ́kọ́ tí èèyàn fi lè ṣe àṣeyọrí láyé. Also read good books for your own personal development. Bákan náà, ẹ máa ka àwọn òwe tó dára fún ìdàgbàsókè ti ara yín. Ask God for direction in prayer. Ṣé ẹ̀sìn wọ́n máa béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìtọ́ni nínú àdúrà? Now take it a step further. Wàyí ẹ ti wá gbé ìgbésẹ̀ yìí lọ síwájú sí i. Look at the things you love doing. Ẹ wo àwọn ohun ìfẹ́ fẹ́ràn láti máa ṣe. What are those things that you have passion for that you can do it happily even when you are not being paid for it. Kí ni àwọn ohun nì tí ẹ ní ìfẹ́ sí tí ẹ lè fi tayọ̀tayọ̀ ṣé bí ọ̀bá tilẹ̀ sanwó fún yín? Now what are the business opportunities in that your passion? Wàyí tí wọ́n ní àwọn àǹfààní òwò tó wà nínú ohun ìfẹ́ ọkàn yín nìyí. Because nobody will pay you for watching football. Nítorí pé kò sẹ́ni tó máa sanwó fún yín fún ohun tí ẹ kò bá ṣe. But what are the business opportunities in football if you love the sport of football? Àǹfààní tó wà nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun náà ni ìfẹ́ tó wà ní nínú rẹ̀. Your passion must be commercially viable. Ìfẹ́ yín ó gbọ́dọ̀ jẹ́ lẹ́yìn tó máa máa mú owó wọlé. It is something people are ready to pay money for. Ó gbọ́dọ̀ jẹ́ ohun nìkí àwọn èèyàn ṣe tán láti máa fi owó sí. On that note, lórí ọ̀rọ̀ yìí. After picking that area of investment you want to go into. Lẹ́yìn ìgbà tí ẹ bá ti yan agbègbè ibi ìdókòwò tí ẹ fẹ́ lọ ṣe yìí. Please get a mentor. Ẹ jọ̀wọ́ ẹ ní ẹni tẹ́ máa máa wọ ìṣòro gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere. Look for someone who has succeeded in that line of business. Ẹ wá ẹni tó ti ṣe àṣeyọrí nínú òwò òyìn tí ẹ fẹ́ ṣe. So that you can avoid all the hurdles you have to go through. Tí ẹ bá lè yẹra fún gbogbo àwọn wàhálà tí ẹ bá máa ní láti là nínú rẹ̀. Successful people are always ready to help. Àwọn aláṣeyọrí ènìyàn wọn máa ṣetán láti ràn ni lọ́wọ́. But you need to ask. Àwọn ẹni láti béèrè. Praise the Lord. Ẹ̀sìn hallelujah. Another question. Ìbéèrè mìíràn. I fear that customers may feel that my products are overpriced. Mo bẹ̀rù wípé àwọn oníbàárà yìí sọ wípé àwọn ọjà mi gan wọ́n ti wọ́n jù. I won't be willing to pay. Wọn ò sì ní fẹ́ sanwó. Even though I make exceptionally beautiful products. Bó tilẹ̀ jẹ́ wípé mò ń ṣe àwọn ọjà tó dára púpọ̀ púpọ̀. It's a good thing that you have confidence in your product. Ohun tó dára ni wípé ẹ ní ìgboyà nínú ọjà tí ẹ̀ ń tà. But it is also very important. Àmọ́ tí wọ́n ṣe pàtàkì púpọ̀. That you are not so overconfident and not listening to what your customers want. Kí ìgboyà ọ̀hún kó má bàa wá pọ̀ lápọ̀jù débi pé àwọn onímọ̀ tẹ́tí gbọ́ ohun tí àwọn oníbàárà yín bá ń fẹ́. Because if you have produced a beautiful product according to the judgment of your customer. Nítorí bí ẹ bá ti ṣe e, ọjà tó dára gẹ́gẹ́ bí ohun tí àwọn oníbàárà yín fẹ́. They are most likely to pay. Ó dandan wọ́n máa sanwó rẹ̀. But if it is about overpricing. Ṣùgbọ́n wọ́n bá ṣe wípé bóyá owó ọjà òun ti wá lọ sókè jù. That is telling us that you don't even know the cost of producing your product. Eléyìí gan tilẹ̀ wá sọ fún wa wípé o kò tilẹ̀ mọ iye tí o lò láti fi gbé ọjà ọ̀hún kalẹ̀. You need to be very conversant with what it costs you to produce it. Ẹ ní láti mọ̀ dáradára àwọn ohun tí ẹ lò láti lè fi gbé ọjà yín kalẹ̀. When you don't even know the cost. Bí ẹ kò bá tilẹ̀ mọ àwọn owó tí ẹ ná lé lórí. Either overprice. Ó wá ṣe é ṣe kí ẹ gbé owó lé e púpọ̀ jù. Or underprice. Tàbí kí owó tẹ máa gbé lé e gan kó má tó. Both will be injurious to your business. Àwọn méjèèjì ló ṣe pàtàkì fún òwò yín. There is Um, a woman who had a very big boutique on the island. Obìnrin kan wà tó ní ilé ìtajà kan tó tóbi púpọ̀ ní Erékùsù Èkó. She would always travel abroad to bring dresses. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan ló máa ń rìn ìrìnàjò lọ sí ilé láti lọ kó àwọn aṣọ wọlé. But all the time the husband would have to replenish uh, her, her funds àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ọkọ rẹ̀ á ní láti wá máa tún máa fún kó owó fún láti lè tún máa ṣòwò náà síwájú. was selling a lot but nothing to show for it. ó ń tajà púpọ̀ púpọ̀ àmọ́ kò sí ohun tó máa fi hàn fún wọn. when the husband got tired of always feeding money into the business. ìgbà tó ọ̀rọ̀ wá sí ọkọ rẹ̀ láti máa kówó fún fún òwò náà ní gbogbo ìgbà. he had to bring in auditors into her business. ó wá ní láti pe àwọn tó mọ̀ nípa ètò ìṣúná owó láti wá bá wọn yẹ òwò yìí wò. it was then they discovered that in all her prices, she was not factoring in the cost of traveling abroad, the cost of eating when she's on business trip, cost of even transporting herself within the country. Ìgbà yìí ni wọ́n tó wá bọ̀ wípé eye tó ń gbé ní ọjà náà kò kí ń fi owó lílọ sí ilẹ̀ òkèèrè. Owó tó máa fi jẹ lọ́hùn àti gbogbo tó lọ́sọ tó bá tó bá jẹ ní ìdí tó ń rìn àjò kì í fi sínú eye owó ọjà ọ̀hún. She also had some items that they had to be selling on reduction sales. Bákan náà ló tún ní àwọn ọjà kan tó ṣe pé ó máa ń tà ní owó rẹ̀ á tún bí owó fún un. Those ones were overpriced. Àwọn wọ̀nyẹn wọ́n ti di owó lè jù. And people were not buy. Àwọn èèyàn tí wọ́n rà mọ́. So on both sides she was losing money. Ní ìyá méjèèjì báyìí ló wá ń pàdánù owó. But if you factor the necessary cost of production. Àmọ́ bí ẹ bá ṣe bá gbé àwọn owó tẹ máa ná láti fi ṣe òwò tẹ bá gbé gbogbo rẹ̀ papọ̀. Put in a comfortable profit margin. Tí ẹ bá wo èrè tí bí èrè ti lè máa yọ jáde tí ẹ wò bó ti yẹ. Your business will sell well. Òwò yín ó máa tó máa tà dáradára. Thank you. Ẹ ṣeun. Shall we rise up to pray, please? And you pray for yourself like this. My Father, use every night this year to reveal deep secret things láti ṣe gbogbo àwọn àṣírí ìkọ̀kọ̀. of my destiny. ti àyànmọ́ mi. to me. hàn mí. my father. bàbá mi. use every night this year. lo gbogbo òru nínú ọdún yìí. to reveal deep secrets. Láti fi gbogbo àwọn àṣírí ìkọ̀kọ̀. Of my destiny. Ní àyànmọ́ mi. To me. Ọ̀fun mi. In the name of Jesus. Lórúkọ Jésù. We're looking at Galatians chapter 4. A máa gbé yẹ̀wò ìwé Galatia orí kẹrin. When you refuse to grow. Galatians chapter 4. Galatia orí kẹrin. From verse 1. Now I say. That the earth. Níwọ̀n As long as it is time. Bá wà ní èrè. Different nothing from his father. Ìyàtọ̀ nínú okòwò ti ẹrú. Though he be Lord of all. Bí ó tilẹ̀ But under tutor. Ó wà lábẹ́ olùtọ́jú. And governor. Until the time appointed. absent. When we were children, that time when we were children, we were bonded under the elements of the world. Like we said last week, it is important for you to grow. It is important for your life to take a new shape. It is dangerous to remain stagnant. Ohun tó Being stagnant will result into another school. The school of decay. The earth are rolling as long as it remains the sun. Níwọ̀n ìgbà tí ó bá wà ní ìdílé not differ from the sun. The enemy can do anything they want to the sun. Mo tó bá wọ̀n tàbí lè Because it's not strong enough, not wise enough, not grown up enough to pass. Many years ago we preached a message here. It's called fighting the devil that fought your parents. Òun ni a fi àkórè ní bá ìsìn tó bá àwọn òbí rẹ̀ Whether you like it or not. The devil that fought your parents. Èsì is coming to fight. you. If is not doing that here. Tó bá yẹ kò sí ìbẹ̀rẹ̀ ní ìbáyìí. You are the person is not fast enough to be eaten up. Irú èèyàn bẹ́ẹ̀ kò sí ìsọra fún láti ti jẹ fún èèyàn. Yẹ̀sí icing the person up like a Christmas goat. Èyí tó wọ́n lè bọ́ irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹran kérésìmesì. The devil that caught your parents to fight you. Èsì tó bá àwọn òbí rẹ̀ jà àmì àmì apá ìwọ náà. If you are not if you are still young it's because you have not grown to that level yet. Ìbájọ́ ọ̀dọ́ nítorí kò sí ìdàgbàsó oríta tó fi tọ̀ ọ̀dà ni. It's fight you. And you need to know how to fight back. But the best way to fight is for you to grow up. And last week, I began to give several marks by which we can measure whether you are growing in Christ or not bí a lè fi òtún wọn wọ́n yóò ń dàgbà ní o kí sì tàbí òkú dàgbà. you could be coming to church for years but remain a spiritual baby. o lè máa wá sí lọ́rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kò sí ọmọdé ní pàṣẹ ẹ̀mí. you could take part in activities in the church but yes as far as heaven is concerned they see you as a baby. Mo lè máa ṣe oríṣiríṣi àwọn iṣẹ́ ní ilé ọlọ́run. Àwọn bẹ́ẹ̀ ṣe nípa ti ọ̀run ni wọ́n rí ọ. So that is the one time, one time. Kò ní ọlọ́sẹ̀ tó kọjá. By which you may know whether you are green or not. Wọ́n lọ sí àgbàdo bí òkú ìgbàlódé ability to teach others. O lè pa tó ní láti kọ́ àwọn ẹlòmíràn. You can teach others the way of the Lord. O lè kọ́ àwọn ẹlòmíràn ní ọ̀nà Olúwa. You can mentor others. O lè jẹ́ àwòkọ́ ṣeré. You can teach somebody a young believer from the start. O lè mú onígbàgbọ́ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. And you begin to disciple the person. O máa kọ́ ẹrú iṣẹ́ èèyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn. And this is part of why we have the discipleship classes here. Ara ẹ̀dùn òun ta fi ní to your ọmọ the yìí. Discipleship classes. I'm already we are beating people to that discipleship class now. So if you want to grow, you want to learn discipleship. You just go to the information center. The forms are available for collection so they can train you and how to become a disciple of God. So ability to teach others. The sign that you are good. Are you unable to convert a soul to mentor his soul, to guide his soul, then you are not growing. Have you been managing for Have you been managing for five years and you cannot point to somebody you led to Christ and you are helping the person to go? Ṣé fún ọdún márùn-ún sẹ́yìn tí o ti ṣe àtúntí? Àwòrán yẹn tó ṣe lè fi it means you are not good. Ìtumọ̀ rẹ̀ ni pé o ò dàgbà. You are not good. O ò dàgbà. That's it. the problem of Christianity is that there are so too many babies in the house of God. Number two sign of mention that day. Àmì kejì ta mẹ́nu kan ní ọjọ́ yìí. Is ability to eat solid spiritual food. O lè pa láti jẹ Instead of milk. His baby would drink milk. Àwọn ìwé àwọn ọmọ ọwọ́ ló máa ń mu Solid food is for adults. Solid food is for the mature. Oúnjẹ Failure to eat solid food. indicates a lack of spirituality. Àmì ló jẹ́ pé o jẹ́ aláìlera nípa ti èmi. yóò náà gbọ́. Ó túmọ̀ sí pé o dàgbà. If all the messages you want. Tó bá yẹ pé gbogbo ọ̀rọ̀ náà tó ń fẹ́ gbọ́. Prosperity prosperity, money, breakthrough, prosperity, money, breakthrough. You are not interested to learn about the state of your soul. You are not interested in heaven or earth. You don't like to listen to such things. It means that you still milk you want to be drinking. And if you are going to a church, And they teach you how to make money. But they didn't teach you how to fight. The day the enemy will come against you to get the money away. You will have no weapon to fight. O ní ní ohun èlò ìjà lọ́wọ́. Because you were not taught to fight. So if you can't eat solid spiritual food. If you are only drinking milk, milk, milk, milk, milk, it indicates that you are really not good. You are really not good. And this is the truth. Number three, of maturity. ability to discern between good and evil. Can discern between good and evil. You know what is good. It's good. But it's not God's idea. His ability to know that one. Through diligence, study you are able to arrive at a decision. You Diligent studies, prayers, you make a decision. You'll be able to know which one is man's word, which one is God's word. You must to have knowledge and discernment. Discernment is a mark of maturity. Níní ẹ̀mí ìmẹ̀mí Rehoboam was the son of Solomon. Rehoboam ọmọ Solomon The elders came to him. Àwọn àgbààgbà ìlú I say your father. Wọ́n ní bàbá rẹ̀. That size of. Ó fi ìyàjẹ́ ó lù. Terribly. Bìtìbìtì. Please just. Ó ní ṣùgbọ́n ìwọ just reduce it. Make it easier for us. He called the elders. The elders advised. And the elders said, I ah, speak gently to them. Tell them you make their bodies lighter. He abandoned that advice. Ó pa He called the young one. I bá I don't ọ̀dọ́. Ọ̀sẹ̀ deal with them, deal with them. Tell them. If your father used wood, you will use cotton. Ṣé Was it was a mistake. And that was the end of that kingdom. Ability to discern lágbá láti mọ̀. between good and evil. ìyàtọ̀ rere àti búburú. is a mark of maturity. àmì ìdàgbàsókè ni. ability to look. ìpá láti wò kọ́. and see someone standing before you. tó bá rí ènìyàn kan tó dúró níwájú rẹ. not after the manner of a man. ṣe bí ènìyàn ti máa ń but after the manner of the spirit. ṣe bí èmi ti máa ń that is maturity. eléyìí là ń pè ní ìyàn ti dàgbà. there is no point. In arguing with or fighting somebody that God opens your eyes and you can see a snake in their stomach. Láti máa jẹ́ ènìyàn kan ti ṣẹ̀dá láti máa jà. Nígbà tó lọ ń lọ ọ̀rọ̀ tí mo rí kò ní. Ṣé ìṣẹ́kì ní stomach of somebody you are arguing with the person? Wọ́n àgbẹ̀ èjì pé ó wọ́ kàkiri ní ìṣẹ́kì ní stomach of somebody. Sorry, sorry, sorry, my sorry, sorry. Má bínú àná, má bínú àná. Quickly go away. Because you are able to discern. Nítorí pé ó ṣeé ṣe fún ọ láti mọ yàtọ̀. The first mark of maturity. Àmì kẹrin sí ìdàgbàsókè. Is humility. Òun ni ìrẹ̀lẹ̀. warning every man. and teaching every man in all wisdom. that we may present every man perfect in Christ Jesus. The humble people receive spiritual instruction. Being mature ones and they know it all. Everything they know it all. Everything I've had it before ṣẹlẹ̀ rí. The immature ones are too old to learn. Àwọn tí ò dàgbà tó tí ò bàlágà tó wọ́n ti dàgbà jù láti kẹ́kọ̀ọ́. That's why sometimes we find some elderly people roaming around learning from the school. They, they think there is nothing to learn. Nígbà náà lẹ́ orí sọ̀rọ̀ àgbàlagbà bí a máa fẹsẹ̀ pálẹ̀ kiri nígbà máa ń ṣe ilé ẹ̀kọ́ ọjọ́ ìṣúná. The immature ones do not receive correction. Àwọn tí ò dàgbà wọn ò ní gba ẹ̀kọ́. The immature ones are very humble. Àwọn tó ti bàlágà wọn di onírẹ̀. They are humble enough to recognize their shortcomings. Wọ́n di obvious majority. By the time Prophet Nathan confronted David. Nígbà tí wòlíì Nathan tó tún ojú kọjá síbi and told him a proverb. A man had one sheep. Ọkùnrin Somebody had many sheep. He went and took that single one that the man had and killed it. Ó ní àgùntàn kan tuntun ah! my kingdom, the person that does that to that. Ilé tó bá ṣe lè ikú ló And the prophet looked at him. Said, Thou as a man. He took the wife of somebody else. And immediately he said, I have sinned. I have sinned. Confession of sin is a true mark of humility. This and the total Humility. the true sign of humility. But when you are not humble, you always want to be right. Everything you say is correct. What others are saying is not correct. When you are not humble, anytime you are criticized, you are not answer. It means you are not good. Simple. You are not good. You have no value. Five the mark of love. Amen. He ìfẹ́. Love. He Ìfẹ́. Is the greatest mark of maturity. Only, ní àmì tó something more fi ń mọ Maturity is to love the unlovely and the unlovable. Láti dàgbà láti bà láti wọ́n láti fẹ́ àwọn tí ò ṣe é fẹ́. But when you love you give more than you receive. Nígbà tó bá fẹ́ràn You go extra mile to assist others. Those of you are saying I love you I love you I love you. If you really love the person, you will not go into sin with that person ẹ̀yin máa ń sọ pé mo fẹ́ràn rẹ mo fẹ́ràn rẹ ẹ bá fẹ́ràn rẹ nítòótọ́ ẹ ò ní lọ sínú ẹ̀sẹ̀ pẹ̀lú fèèyàn. this love we are talking about is not sexual desire. ìfẹ́ tá à ń sọ nípa rẹ̀ kì í ṣe ìfẹ́ lápá ní ìbálòpọ̀ pẹ̀lú love the Jesus kind of love. ìgbà ìfẹ́ tí mo wà sí ọlọ́run ti ti Jésù Kristi. love ìfẹ́ is a sign of maturity. àmì tí ènìyàn pàlágà ni. Love is a sign of maturity. Àmì ìfẹ́ àmì ìbálòpọ̀. The Bible says, though we walk in the flesh. We do not walk after the flesh. But the weapons of our warfare are not carnal. So all the prayers we are praying is never against human beings. It's the bad spirit within them we are confronting. So you shouldn't hate anybody. You shouldn't be suspicious even of your own shadow ò tilẹ̀ gbọ́dọ̀ ní ìfura sí àwòtísílẹ̀. You shouldn't be scared of people. Ẹ shouldn't take a son is That one is a wood. This no no no. That's not that's not so lele àti Christian law. We not against them. We not against humanity. beings. A ò lòdì sí It's against the spirit in them that is not of God. Ìjà àti àti àlùfíà ni tó That's what we are contesting with. Ilé six months that are good. Àmì kẹfà láti mọ̀ pé ẹ̀ ń That you are always trying to please Jesus. Òun ni pé ẹ ó máa gbìyànjú, ẹ ó máa tiraka láti tẹ̀lé. We're striving to oh, please the oh, oh, Lord. We should not seek to please ourselves. But we should please the Lord. We should not seek to please other men. But we should seek to please the Lord. It is an insult for me to organize my dressing according to the comment of a child of the devil. Pé kí n wá ṣètò ìmúra mi gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí ọmọ èsì kan sọ. It's an insult to believe that it's a child of the devil that will have to comment on how I look or I dress. Àbí kí ló jẹ́ kí ọmọ èsì wá máa sọ nípa bí mo ṣe múra bí kó tàbí òta? It's an insult to, to, to rely on that. Àbí kí ló jẹ́ láti gbẹ́kẹ̀ ní ọ̀rọ̀ yìí? Beauty is internal. Ẹwà ìmúlówà ìmúlẹ̀wá wà not basically external. Ìṣe sí pàtàkì lóde. Seven. Ìkéde. Mark of maturity. Àmì láti mọ̀ bẹ́ẹ̀ lọ́sì You are not easily carried away. By false doctrine. Ephesians chapter four. Ìwé Éfésì oríṣẹ́rin. Verse eleven. Ẹsẹ̀ Ephesians four eleven. Ephesians four eleven. Efesi orí Verse fourteen. That we enforce. Be no more children. Má ṣe jẹ́ to and fro. And carried about with every wind of doctrine. By the strength of men and cunning craftiness, whereby they lay in to the deceive. You are not easily carried away by every, every wind of doctrine. A lot of people roam all over the place and practice all kinds of false doctrine. We have seen situations. They ask people to bring broom to church àwọn ènìyàn kan mú ìgbálẹ̀ wá sí ilé ọlọ́run. to use the broom to sweep away the poverty in their house. láti lo ìgbálẹ̀ láti gbá ìṣẹ̀ tó wà ní inú ilé wọn jáde. first doctor. kọ́ ìṣèlú. were same people. àti rí àwọn ènìyàn. who have been asked to bring leaves to church. wọ́n ní kọ́ mú ewé wọ́n já ewé wá sí ilé ọlọ́run stone cutlass to cut their enemies. The Bible says we should not be children away by every, every false doctrine. There is nothing a man carries that has more power than the word of God. Because sọ bí wípé the bible says he exalted that one even above his name. ìpele ìsọ̀tò ó bí ara rẹ̀ ga ju ọ̀rọ̀ rẹ̀ lọ orúkọ ara lọ. those who are going. àwọn tí káyọ̀ lọ fún sàárè dẹ́lẹ̀ owó without first stopping. ẹ ò lè fi ẹ̀kọ́ àjèjì máa fi wọ́n. oh I something happen in that place in Russia. ah ń ṣẹlẹ̀ ní òun yẹn. oh something is on the mountain in Russia. ìkọ̀kọ́ ń ṣẹlẹ̀ lórí òkè ní ìlú sáré. something is in Russia. ilé ìṣẹ̀lẹ̀ náà ó I saw Baba that place in Russia. bàbá then you keep consulting all kinds of people all over the place. Ah, the, place I went to pray what they said. the place I went to pray what they said. the place I went to pray what they said. Why are you roaming around like mosquito? Kí ló dé tó ń lọ káàkiri bí Instead of developing yourself. The thing you said they told you, is it true? Àwọn Did you have the facility to tell to tell yourself whether they are telling you the truth. o ní ipá more, but bóyá ọ̀tọ́ sọ sí ìgbọ́ rẹ̀ òtítọ́ ni. you going to one baba somewhere. When you're sọ́dọ̀ bàbá kan ní ìlú. holy faith go that place. o lọ sí yìí o lọ and all kinds of doctrine. oríṣiríṣi àwọn ẹ̀kọ́. twenty àwọn ohun àtijọ́. the afternoon today. ni wọ́n sọ fún ọ̀pẹ́ kò gbé sí. a man came to me. ọkùnrin kan tọ̀ mí wá we gave him prayer preference to pray. Ah, But his friend said he must take him somewhere. So out of respect, he followed the friend there. When he got there, man said, you need to undress. Naked. And enter into that room. And lie down. And begin to say, Oh God. Ọlọ́run naked my enemy. Ìwọ tí ọmọ táà ní Ọlọ́run naked my enemy. Tí àwọn táà ní sí ìwò. Àṣẹ did you do it? Ó ní tó ṣe eléyìí. Ṣé ló kà? Ó ní rárá bàbá mi ò ṣe. It's not in the Bible, I'm not doing it. Kò sí nínú Bíbélì mi ò ṣe é. But others will have done it. Mọ̀mọ́ mìíràn máa ṣe sí. At the latter minute. Ẹ̀ka bá ṣe tán. Now go back to the prayer point. Ọwọ́ àpàlọ́ sí kókó àdúrà. Then you say, but it's not working. Ó àdúrà yóò ṣiṣẹ́. So those who are matured. Orínú They know and love the truth. And they are not easily carried away. Kò sì Or the truth of the guy. When it comes to the things of God, they don't take a neutral position whether for God or not. One day I was so impressed with an old woman. The old woman was our pastor's wife. Ìyá arúgbó I was a little boy that time. I was passing by the mission house. I wanted to I wanted to greet them. So ń I greeted her mommy good morning. Mo A white garment prophet was passing. And he came. He came wòlíì bá wá. and began to prophesy. Say mama mama. You heard the word of the Lord. You have a daughter. Who is pregnant now. And unless. Àti pé. You buy seven candles. Àfẹ́fáwà àbẹ́là You buy this. You buy that. You buy that. Then the girl and the pregnancy. Ìránṣẹ́bìnrin You will lose them. Blah blah blah blah blah. Just hear the voice of the Lord. And as he spoke. Ó sì ń And he said, Mommy, okay. Ó ní ìyá ṣe, ó I'm ready to do the work for you. Mo ṣe tán láti bá yín ṣe Uh, mama, I thought woman was going to get scared. But she smiled. I said, Prophet, wòlíì. Can you do me a favor? This thing you said you bring money to buy for you. Àwọn ọ̀pọ̀ tẹ́lẹ̀ ti mú owó wá tẹ̀lé bá mi rà yìí. There is no money. Kò you lend me the money. You do it yourself. You understand? Uh, I will pay you back. Use your money to do it. Then to my amazement, the prophet got angry. "The rubbish, nonsense. You are not serious. And he walked away. Bottom line. that Christians and hardships will come. But Christians or hardships will approve or disapprove you before God. Hardships and difficulties will work patience and make you stronger in the end. And such person is going will not Each correction will not become angry when concerned. Nine. Those who are going, they keep their heart right with God. They keep their heart very right with God. The Bible says, upon all of them, above all things, You must control your mind, your heart. Keep your heart with all diligence. I'm praying for somebody here. Any power hindering your spiritual growth. Any power hindering you from serving the Lord correctly. I bury them in the name of Jesus. They will see. It takes time àmì sẹ́wàá. na you should know you are good. nípa ẹ̀sẹ̀ lè mọ̀ bóyá ẹ̀ ń tàbí ìgbà tẹ́ tàbí. you must try to perfect faith and holiness. ìyẹn pẹ̀lú láti máa tiraka láti ṣe àṣepé ìgbàgbọ́ àti ìwà mímọ́. faith and holiness. ìgbàgbọ́ àti ìwà mímọ́. holiness without which no man can see the Lord. ìwà mímọ́ láì ìsí ẹni sẹ́ni rí ọlọ́run. holiness within and without. ìwà mímọ́ ní inú àti lóde. eleven kọkànlá the friend that you are going. àmì pé òun dàgbà. but those who are going they work towards unity. ìyẹn àwọn tó ń dàgbà wọn máa ṣiṣẹ́ sí ọ̀rọ̀ ìṣọ̀kan. they will never support any effort to cause confusion. láíláí wọn ò ní ṣe àtìlẹ́yìn fún ohun tó dàrú dùdùdù sí. listen and listen closely beloved. ẹ fẹ́ sí ẹsì jẹ́ sí bẹ̀rẹ̀ sí olùfẹ́. every envy. gbogbo ìlara. pride. ìjà. division. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀. quarrel. ìjà are evidences of immaturity. Pẹ̀lú jẹ́ pé irúfẹ́ ìyọ̀tẹ́ ò dàgbà tó. You are in a Christian meeting. Ẹ̀wà nínú ìpàdé àwọn. And you go for angry, you walk out. Ìfúnbìnrin tó bẹ̀rẹ̀ ẹ bá bọ́ ta pẹ̀lú ìgbà. You are not my son at all. Mo pé ẹ ò bàlá kan. You are a baby in adult clothes. Ẹ̀yin jẹ́ ọmọdé tẹ bí aṣọ àgbàlagbà wọlé. Twelve. Ìkejìlá. And listen to this. Ẹ̀gbọ́n ilé ìta kan náà. It's in Genesis chapter three verse two. Ó wà nínú ìwé Jacob orí kẹta ẹsẹ̀ kejì. But if any man offend not in word, the same is a perfect man, and able also to bridle the whole body. One sign that you are growing that you can control your tongue. See what he says. If any man If for many things we offend all. If any man offend not in word, the same is a perfect man and also able to bring the whole body àkóso ara. The mature Christian controls the tongue. The mature Christian understands how much damage that tongue can do. Do not say things about others that we don't want them to hear. if you don't want them to hear it don't say it when you can control your tongue, then the Bible says you'll be able to control other parts of your body. Do not get engaged in verbal war. Control what you are saying. Let the Holy Spirit in you get into gear before your mouth begins to talk. Mark number 13 you fully rely on your heavenly father. Pátápátá ìgbẹ́kẹ̀lé yín lórí bàbá yín ń bẹ lọ́run ló wà. You realize that it is only God that can help you. Ẹ mọ̀ dájúdájú tí Ọlọ́run nìkan tuntun ló lè ràn The happiest people on earth beloved. Àwọn tí inú lọ́pọ̀ jùlọ lórí ilẹ̀ ayé The happiest people on earth. Àwọn those who are dedicated to God and are growing every day. Òun ni àwọn tí wọ́n ti fi ara wọn jì fún Ọlọ́run tí wọ́n sì ń dàgbà. Ní ojoojúmọ́. Growing every day. Ojoojúmọ́ ni ìdàgbàsókè wọn. Wọ́n ti fi ara wọn jì fún Ọlọ́run. True. Nítòótọ́. You've been coming to the mountain of fire. Lèyẹ tí ń wá sórí the principles of warfare. True. You've kọ́ the the correctness of prayer. Nítòótọ́ ẹ ti kọ́ bí Have you defeated your anger? wọ́n jẹ́ ti ṣẹ́gun ìbínú yín. and you defeated that pride. Fíra ka tó ń bẹ nínú ìjẹ́ ti ṣe ogun. As you defeated the loss in your heart. Ìṣẹ́kùfẹ́ tó ń bẹ nínú ọkàn rẹ̀ wà fi ṣẹ́gun rẹ̀ bí. As you defeated that inability to pray. Àìlè gbà. On your own. As you defeated that ability to read the Bible by yourself. Àìlè kábípẹ̀lì fún ara rẹ̀ yìí ti ṣẹ́gun rẹ̀. Àti ẹ̀fọ́ ó lọ. Ètò ìsọ̀rí pé ó lúwa. Show me my mark in heaven. Fi àmì tí mo gbà ní ọ̀dọ́ mi. Let me know my stand. Jẹ́ kí n mọ ipò tí mo wà níwájú rẹ̀. Let me know where I am. Jẹ́ kí mọ ipò tí mo wà. Show me. Fi hàn mí. Show me. Fi hàn mí. That was a prayer my own father prayed many years back. Eléyìí ni àdúrà tí bàbá tó fi lọ́wọ́ gbà ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. It is I have people talking about heaven. Day three. Nígbà tó di ọjọ́ kẹta. He saw himself in a vision. Ni wọ́n bá rí ara wọn ní ìlú ìran He saw himself with a white wrapper. Wọ́n rí ara wọn pé wọ́n ró ìró funfun. In that vision. Nínú ìran yìí and he saw himself traveling on a very narrow path. Èèwọ̀n ti rí ìrìn àjò ní ọ̀nà tó tóóró gidigidi kan. The path was so narrow. Ọ̀nà yìí ó tóóró tó bẹ́ẹ̀. You could only take one step at a time. Ẹsẹ̀ kan ni ṣíṣẹ̀ kan lèèyàn lè délé. One step at a time. Ṣíṣẹ̀ kan lèèyàn lè délé. Then you found beside that road a wide expressway. Ẹgbẹ́ ọ̀nà tó rí wọ́n ti wá rí ọ̀nà kòòrò ọ̀dọ́ márosẹ̀. And he heard the voice. Ọba gbóhùn náà. So son. Ṣé ọmọ many púpọ̀ and Broadway. leon àwọn tó wà ní ọ̀nà tó gbòòrò. this is the narrow way. ọ̀nà tó rọ́ọ̀dì eléyìí. and few díẹ̀ there be that find. àwọn tí ó rìn. so you cannot bribe them with fasting and prayer. torí lò lè fi àwẹ̀ àti àtúntà. wọ́n àwọn ọmọ rí bá. in that narrow way. a ní ọ̀nà tó rọ́ọ̀yìn. and you make heaven. ó sì dé ìjọba ọ̀run the people who are joyful as Christians. Àwọn tí wọ́n ní ayọ̀ nínú kẹ́kẹ́ bí Christian. Those who are good every day. Òun ni àwọn tó ń dàgbà ní ojú ẹ̀dùn. Dedicated to the master. Wọ́n ti fi ara wọn ti fún olùkọ́ ọ̀dọ̀. In what do I do now? Bàbá béèrè pé wọ́n ṣe báyìí. What do I do? Kí tó yẹ kí n I don't remain a spiritual baby. Bẹ́ẹ̀ni òní wà ní èwe nípa tí mo mọ kí ló tí mo lè ṣe. So I grow the way God wants me to grow. Nígbà yẹn máa dàgbà tí Ọlọ́run ti ń tẹ́lẹ̀ Let me go through with that through with Utu. Let me go through that now. I'll go through it with you before we start praying again. Number one. Decide to choose a life of growth. Ẹ pinnu pé ìfi ayé ìdàgbàsókè rẹ̀. Ó máa ma dùjọ. Ìpinnu àdáni ni. I want to grow. Pé mò fẹ́ láti dàgbà. Growth is a personal choice. Ìdàgbàsókè òun kí nìyàn yàn gẹ́gẹ́ bí ẹnìkan ni. You make it consciously or unconsciously every day. Lójoojúmọ́ yẹn ó mọ̀ọ́mọ̀ tàbí tẹ̀ máa mọ̀ọ́mọ̀ sí. Decide. pinnu rẹ̀. Have a rugged determination. Ẹ ní ìpinnu I must reach this level of faith. Pé mò láti fi ìgbà ìpele ìgbàgbọ́ ìdílé. I'm tired of being tired and sick of being sick. Súsú sú mi lónìí ti tún mi pẹ̀lú. Take a decision today. Ẹ̀pinnu lọ́sùn òde yìí. Two. Kejì. Start growing today. Ẹ bẹ̀rẹ̀ today. Ẹ Procrastination is a disease. Láti some of these days I will start. Ẹlẹ́ni Jọ́mẹ́ta ẹ̀wọ̀n I have already promised to visit somebody after this service, after that service, I will start. Mo ti ṣèlérí pé wo bẹ ènìyàn kan wò lẹ́yìn ìsìn. Don't procrastinate. Má sùn sọ́jọ́ Don't be like that young lady. That came to the crusade. And They took us out. Fi àwọn èèyàn láti ṣe ayé wọn fún Kristo. She was the only one crying bitterly at that altar. Òun nìkan ló Bitterly. So because she was the only one crying bitterly. The man of God had to go to her. I was coming her down. Ó oh, Why are you crying? Kí ló Preacher can ask you a question. Oníwàásù tí mo lè So from what you have just told us now. Láti sàárì nǹkan tẹ̀ ṣe sọ fún wa ní ṣèṣin. That means if I surrender my life to Jesus today. Ìtumọ̀ rẹ̀ ni pé ti bá yàn láyé That that is bye bye to my boyfriend. Ṣé I say yes. It's not a child of God. You are a child of God now. And the Bible says, have no fellowship with the works of darkness. And the Bible says, you should not be unequally yoked together with unbelievers. So that's the end. Finish. Oh. oh, And she held her head. She used to sign the form. Oh, that Run out of the church. It wasn't five, five minutes after that one. A trailer ran her down. And she died. So the devil did not give her the opportunity to grow or to make that point. procrastination is a disease. sísun start today. put more fire. ẹ it's your bible reading. put more fire. ẹ it's your prayer life. put more aggression into fighting things. so number one take a decision. number two start today. number three be teachable ẹ jẹ́ ẹ tó gba ẹ̀kọ́. be teachable. ẹ jẹ́ ẹ tó gba ẹ̀kọ́. when they teach be teachable. wọ́n bá kọ́ ọ̀pẹ̀ kọ́. Those people who hate Sunday school. Àwọn tó kó ilẹ̀ ilé ẹ̀kọ́ tẹ̀ sí. Don't like Sunday school at all. Wò fẹ́ràn ilé ẹ̀kọ́ tẹ̀ sí The president of the not good. Àpẹẹrẹ ló jẹ́ pé wò dá. I won't be surprised if somebody is just strolling to the service now. Kò ní yà lẹ́gbẹ́ tí ẹ̀kọ́ tẹ̀ ń tẹ̀sẹ̀ wọ́n. Waiting only for the prayer session. Tó ń dúró fún àkókò tá a fi ń gbàdúrà. are not good. Irú yóò Four. Make effort to develop yourself and we've taken action in this church. Àwa ah, ti pé ìgbésẹ̀ nílé ìgbà. People develop spiritually. Láàbùkù àwọn èèyàn dàgbà nípa ti ẹ̀mí. Like foundational class. Membership class. Ìpàdé tí ọmọ ìjọba. Now there is a discipleship class where they can teach you everything about how to grow, and to become the servant of God. Kíláàsì tí ó kọ láti di ọmọ ìjọ ní kíkún àti ọmọlẹ́yìn Kristi tí ó jẹ́ kó mọ bí ó ti ṣe to develop yourself. Do not be satisfied with your present level ipò tó wà ní lọ́wọ́lọ́wọ́ yìí má jẹ́ kí kó tẹ ọ lọ́wọ́. don't be satisfied at all. má ní ìṣẹ̀lẹ̀ nínú ipò tó wà ní lọ́wọ́lọ́wọ́ yìí. current level. pẹ̀lú ipò tó wà báyìí. one of the greatest element of progress. ọ̀kan nínú àwọn ọ̀tá ìtẹ̀síwájú. is your last past achievement. òun ni àṣeyọrí ọjọ́ àná rẹ. don't be comfortable with it. má wà ní ipò ìtura pẹ̀lú. I will leave this level. wọ́n láti fi ipò ìsílẹ̀. don't be happy with your level now. má ti inú inú rẹ̀ dùn sí ipò tó wà báyìí. six. ìkẹfà. Be a continual learner. Jẹ́ ẹni tó ń kó ẹ̀kọ́ láti ìgbà dé ìgbà. It's continue learn every day. Máa kẹ́kọ̀ọ́ ní ojoojúmọ́. Begin to learn. Máa kọ́ ẹ̀kọ́. No matter who is preaching, you must learn something. Kò ní jẹ́ tó ń wà fún òun láti kọ́ nǹkan kan nínú ìwà fún. You must learn something every day. Òun láti kọ́ nǹkan nínú ìwà fún ní ojoojúmọ́. Don't be like those people. Má dàbí àwọn ènìyàn náà. Who will ask the usher? Tí wọ́n bèrè kán sọ fún àwọn olùsọ́nà. At the car níbi tí wọ́n kó gbé ọkọ̀ sí. is view wàrà. ṣé alábòójútó gbogbogbò wà. ìgbésà fẹ́ no. wọ́n wà nílé tí olùsọ́nà bá fẹ́ wọ̀ sílé wọ́n wọ ọkọ̀ wọn lọ ni. you run away. no you can you can learn from anybody. ẹ lè kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ ẹnikẹ́ni. Your angel of blessing will not tell you the day will come. Ángẹ́lì before you will sọ fún Or just you wà. This is continuous lambing. Even when it's a small boy they put on the Sunday school class. You can learn from him. O oh, lè Learn from him. O lè kẹ́kọ̀ọ́ láti ọ̀dọ́ rẹ̀. Seven. Develop a plan for growth. Ṣé ètò ìdàgbàsókè fún ara rẹ̀? You must make a plan for it. You don't go spiritually by accident. O ò lè ṣèṣì máa dàgbà nípa ti èmi you make a plan. You must know where you are and where you want to be. You must develop plans to reach your goal. Mean plan your prayer time. Plan your retreat time. Plan your Bible study. Plan your witnessing. Plan them out láti ṣètò wọn jáde ìkẹjọ be willing to pay the price. jẹ́ ẹni tó ṣetán láti fún ní ohun tó bá gbà. pay the price. yóò nà ṣetán láti fi. growth is sometimes very uncomfortable. nígbà mìíràn ìdàgbàsókè ó jẹ́ ohun tí ò rọrùn. I will be deceiving you to say it's easy. Ó máa tọ̀ ọ́ jẹ ní máa Growth is sometimes very uncomfortable. Nígbà mìíràn títí It requires discipline. Ó nílò kí ènìyàn máa It requires perseverance. Sometimes it requires loneliness. Sometimes people will mock you. They will laugh at you. They will scorn, they will, they will, they will scorn, they will make fun of you and call you. Wọ́n ó dákunlá nípa rẹ̀, wọ́n fi ọ́ ṣe lẹ́yà nígbà mìíràn. They will call you all kinds of names. Wọ́n lè pè ọ́ ní oríṣiríṣi orúkọ. In your get, get to go. Nínú ìlàkàkà rẹ̀ láti lè dàgbà. Spiritual growth, however, is not an option. Nítòótọ́ ìdàgbàsókè nípa ti ẹ̀mí kò ní ìjàmbá. If you want to make heaven. Tó bá ń fẹ́ láti dé ìjọba ọlọ́run It is a command. Ṣẹ́yìn. It's a command. And I pray that the Lord will help me. In the name of Jesus. Finally, you must become a Bible and prayer advocate. Bible and prayer addicted. Addicted to prayer, addicted to the Word of God. I expect you Ìrètí mi. If you have been violent for five years. Ẹ bá ti di àtúntí sún bí ọdún To know a minimum of three hundred and five memory verses in your head. Ó kéré jù láti mọ ẹ̀kọ́ pípé ní àkọ́tórí tó lé ní If you learn one one verse, a week. Bẹ̀bá kọ́ ẹ̀sìn ọlọ́run kan tó ní ní ọ̀sẹ̀. Ọ̀sẹ̀. At least in a year you learn fifty two. Ní bí ọdún kan ẹ̀rọ ti kọ́ méjìlélí àádọ́ta. If you don't know as much as three fifty five. Bẹ́ẹ̀ bá mọ̀ bí ọ̀tà lé ní ọ̀ọ́dúnrún bẹ́ẹ̀ bá ti lọ ẹ̀kọ́ tó tó yẹ tó tó If you know fifty two memory verse. Tó bá pẹ́ ẹ̀kọ́ pípẹ́lẹ̀ méjìlélí àádọ́ta ni ẹ mọ̀. That is fine. Ẹ now build on that. Ṣùgbọ́n ẹ wàá wá ṣe ti lá lórí eléyìí. But you need to learn memorize the Bible. No, meditate on it. Ṣùgbọ́n ẹ láti kẹ́kọ̀ọ́ ọlọ́run fẹ́ máa ṣàṣàrò lórí rẹ̀. power of meditation can never be put aside. agbára láti máa ṣàṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run rẹ̀ ẹ̀rọ ìṣàkí. combine that with your prayer. ẹ ṣe lè sí ẹgbẹ́ àdúrà. and you become a champion all the time. ẹ wá ya kíkanjú ní gbogbo ìgbà. let's bow down our heads now. ẹ jẹ́ ká tẹ orí wa bá nísìnyí. and talk to the lord. láti bọ́ ọlọ́run sọ̀rọ̀. father. pé baba. help me. ẹ ràn mí lọ́wọ́. i must grow. Mo ní láti dàgbà. I must leave this level. Mo láti sí ìpele yìí sílẹ̀. I must go to the level you want me to go to. Mo láti lọ sí ìpele tó fẹ́ kí n dé. Talk to the Lord now. Ẹ bá Olúwa sọ̀rọ̀ nísìnyí. In my life is මල්වන දාය අග්‍ර සීවා වා සී නිලෝ සුවෝ අග්‍ර ආදී මල්වා දී මල්වා දී මල්වා ගාය hát lên vì hoa hoa chỉ chỉ lo tương hoa ấp trời à thương đi mà hoa nhưng mà là chỉ Yeah. Tí ẹ ti dìde dúró lórí ẹsẹ̀ yín. We have been studying revival, revival, revival. Àti kẹ́kọ̀ọ́ lórí ìsọjí, ìsọjí. The Spanish cried out. Hold that thou let revive me. Ìwọ ìbá tún mi sọjí. Thou revive me, the psalmist. Onísàmù sọ pé ìwọ ìbá tún mi sọjí. You will need to cry out for that revival. Ẹ láti kíkẹ́ tuntun fún ìsọjí Set my father. Bàbá I am available. Mo wà ń tò sí. Can you say that loud and clear? Òwú eré yóò fi Revive my heart. Sọ ọkàn mi. In the name of Jesus. Open your mouth and begin to say it now. Ẹ la ẹnu kẹ̀bẹ̀rẹ̀ sí sọ́ọ́nì sìn. Revive my heart. So ọkàn mi Amen. Amen. Take my father. Bàbá mi. Touch my heart with your fire. Fi ọwọ́ rẹ tọ́ In the name of Jesus. Ní orúkọ yẹn. Open your mouth and ask for that touch from heaven. Ẹ láìní kẹ́ bèrè fún ìfọwọ́tọ́ tó ti ọ̀rọ̀ wáyé. Amen. Amen. Now rise there where you are this morning. Make it declare why any order I want you to make a decision before the Lord. Oh, better say, you know, you want to. That Father, say, Baba, I will commit myself to a life of constant growth. Wọ́n fi ara mi jù fún ìdàgbàsókè àti ìgbàlejò. So that heaven can be happy with me. Pé kí inú ọ̀run lè fi sí mi. Talk to the Lord quietly by yourself. Ní ìdákẹ́jẹ́ sára yín ẹ olúwa I will commit my life. Ṣé wọ́n fi ayé mi to a time of constant growth. Fún àkókò ìdàgbàsókè. So that everyone be happy with me. Pé kí inú ọ̀run lè fi sí mi. Thank you Jesus. Ẹ ṣeun Jésù. Amen. Let's stretch our two hands towards this altar. And let your amen roar like thunder as we pray. Father, in the name of Jesus. Father, in the name of Jesus. Father, in the name of Jesus. Father, as many of your people as are gathered here this morning, meet them at the point of their needs in the name of Jesus. The Lord God that dwelleth is thine will arise for your sake in every department of your life. And your life life shall be a testimony. Ayé yóò sì di ohun ẹ̀yìn. That the God of Elijah is still on duty. Ṣé ọlọ́run Elijah ti In the name of Jesus. Ní orúkọ Jésù. Whether it is convenient for the enemy or not. Bí ó rọrùn fún ọ̀tá tàbí kò rọrùn fún un. Heaven has silenced the silencer. Ọ̀run yóò pa àwọn tó fẹ́. It's silence of silencer. It's a silence of silence. In the name of Jesus. Where the road has been closed against you. The bulldozing power of the Holy Ghost. We open the road for you in the name of Jesus. The Lord will bless you with blessings that money cannot buy. In the name of Jesus. As you go into this week, it shall be well with you. The Lord bless you from Zion. And let you turn the sun upon you. And be gracious unto you. Father, all the prayer requests, answer them my Father. We cover this week with the blood of Jesus. In Jesus' my name we pray. Ní orúkọ ńlá Jésù la gbàdúrà. Let us share the grace of fellowship. Ẹ jẹ́ ká jùmọ̀ Grace of fellowship.